ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام لقد دخلنا في العشر الأوائل من شهر ذي الحجة لهذا العام المبارك وهو وهي أيام شرع الله سبحانه وتعالى على لسان رسوله صلى الله عليه وسلم المبادرة والمسابقة إلى الخيرات والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا أمتنا فكل من أراد أن يضحي لله سبحانه وتعالى في هذا الشهر المبارك بل في أيام الذبح وأراد ذلك وتيقنه فإنه لا بد له أن يمسك عن شعره وأظفاره جاء هذا من حديث أم المؤمنين أم سلمة رضي الله تعالى عنها وأرضاها أمة الإسلام فإن الله سبحانه وتعالى شرع الهدايا لحجيج بيته الحرام كما شرع الأضاحي لنا نحن فنسأل الله الذي لا إله إلا هو أن يوفق الجميع لما يحبه ويرضاه أمتنا الأضاحي لها شروطها فقد ضحى رسول الله صلى الله عليه وسلم وسن لنا في هذه التضحية سنة خالدا إلى أن يرث الله سبحانه وتعالى الأرض ومن عليها فقال لفرما بعد سواء المسلمين أن ترى فيك قراءة قريفان النبي صلى الله عليه وسلم أن ترى بلت من جكف مقوة الله بلت لكون كان النبي وقال bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn aráyà tí ń sọ hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tó kẹ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọgbé alkiyama ẹ̀rọ àníwẹ̀sì mo ń fi àsìkò ìran létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́ mo sí ìran létí ìbẹ̀rù rẹ̀ a ní dákùnlọ́ Allah subhanahu wa ta'ala pọ̀wọ́lá sọ fáwọn tó sáájú wa o náà ni àsọtẹ́lẹ̀ tó tó sọ fáwàtà wá lẹ́yìn wa náà wípé ẹ bẹ̀rù èmi ọlọ́run ẹ fi bẹ̀rù mi ṣe gàgà láàrin ẹ̀yin àti ìyà mi a ń bẹ nínú àdáníkànsí rẹ̀ ìbẹ̀rù tòótọ́ tí ó ṣe mi àti láǹfààní a Allah subhanahu nabi láti jẹ́ ìkẹ́ ìrọ̀rùn ìdùnnú fún èmi àtẹ̀yìn ìtumẹ̀ náà ni wípé manitaba nabi wattaba hadiya fahuwa salimun min hadihi almashakil ìdàkejì àwọn kẹta àkàlẹ̀ kan ìdùnnú ìdàkejì ẹ̀ ìfọ̀kànbalẹ̀ ìdàkejì ẹ̀ gbogbo ẹni tí ó fẹ́ pín àwọn ìdàkejì nkẹyìn Ànábì sallallahu alaihi wasallam òun náà ni ó máa tẹ̀lé gbogbo ń tàwà ń sínú ẹ̀sìn pàtá anábì sallallahu alaihi wasallam òun ni àwòkọ́ṣe wa níbẹ̀ bó ṣe jẹ́ wípé orígun ìpìlẹ̀ tí a bùkátà ní wa tí ó fi dídìjókò tí ó fi lè fọ́mù fa oní àni la ilaha illallah la ma'buda bi haqqin illallah kò sẹ́ntẹ́ èèyàn má tí ìjọsìn tọ́ sí pé ìjọsìn tọ́ sí nǹkan báyìí àfọ́lọ́ nìkan ìjọsìn kò tọ́rọlọ́n lọ́dá omi kọ̀tọ̀ sókè ọlọ́run lọ́dá òkè kọ̀tọ̀ sí yẹ́pẹ̀ ọlọ́run lọ́dá yẹ́pẹ̀ kọ̀tọ̀ sálìjẹ̀nù ọlọ́run lọ́dá ríjẹ̀nù bákan náà wala mutaba'ana la mutaba'ata bihaqqin illa li hadha an-nabi kí wọ́n lá ń tẹ́lẹ̀ níka tó ń òun ni ìsìláàmù ó ní òye fi tó ṣe é bíwò èèyàn tó pọ̀ lè má ṣe ìsìláàmù tòótọ́ o ṣùgbọ́n wọn bá tí wọ́n bá ń ṣe o ìsìláàmù tọ́lọ́run sọ náà tí wọ́n bá ń ṣe mọ́sàn sáàmù sí gíní o bó ṣe ní kàṣe ọlọ́run sọ fánàbí pé wà in to three akthar man fil ard yudilluka an sabilillah tó bá jẹ́ bí àwọn èèyàn bá pọ̀ sí ni wà nábì ni ọkàn rẹ̀ ń fi síkà ah, ah, àwọn èèyàn sí àpọ̀ mi ju ah, àwọn

o náà ni 1 to 10 zulhijjá tá bá ti bọ́ sínú sí zulhijjá bí idhnillahi wáyé kọ̀hár jọ mẹ́jọ o ní arọ́fà ọjọ́ mẹ́jọ o ní arọ́fà o ní ní 2 zulhijjá arọ́fà jọ mẹ́jọ wọ́n sọ̀kẹ̀lẹ̀ arọ́fà wọ́n pa ọba adẹ́dàwà àwọn nǹkan yìí bóòun ní àrísàmì ti ṣe àwọn nǹkan kí ni àwọn ẹ̀kọ́ tó ń ṣe Ọlọ́run kọ́ lórí rẹ̀ a ń pè nǹkankan ní hadaya jamu hadiyu ni plural o lọ jẹ́ fún hadiyu hadiyu lẹ́yọkan hadaya lè tọ́bá a àwa ní àtẹ́bíhíyà tàbí kápẹ̀ ní udúhíyà tàbí kápẹ̀ ní idúhíyà tàbí kápẹ̀ ní a kí làwọn nǹkan kí ló sì fi àtẹ́yìn alìhádíyù Allah ọlọ́run se ní in tí a máa mú wálé rẹ̀ mọ́fẹ́ wá ọlọ́run ọba ní nǹkan báyìí ta ló ń tàn ẹn tó kó bá lati láti lè rẹ̀ pé mo fẹ́ lọ sí hajji fọ́lọ́n ọlọ́run yọ̀ǹda fún pé mú nǹkan tó fi sẹ̀bù fún lè mi ọlọ́run ọba gbogbo ìyẹn ni a máa fi bọ́ àtọ́bẹ̀ ẹ̀fọ́ pẹ̀lú ìgbín ó ti kú oṣù mẹ́fà tí wọ́n bọ̀ òsàgìyàn ó ní gbogbo aráàlú ó ti máa wá dá ìgbín jọ sí di ósàì nígbìn ìlàkọ́lá tó ti pinnu wọ́n máa dájọ́ bẹ̀ wọ́n máa dájọ́ bẹ̀ gbásùkú bá tó oúnṣù ó ń kálukú ọ wà rí ìgbín ńlá yóò rí mú bọ́ látòkó méjì ni o mẹ́ta mẹ́rin ni o kò ní lọ́bẹ̀ lé

ilé wà ní 1 to 5 náà tí ó mọ̀jú wọ́n kàlùkọ́ ma donate ti mẹ́rẹ́dọ̀ rẹ̀ yóò ma donate ẹ̀mí náà tí jó sàbátó wọ́n ma bẹ̀ṣù síná wọ́n ma dànódó wọ́n ma gúnyán wọ́n ma gúnyán wọ́n ma rùfọ́ wọ́n ma ṣe ìgbíhùn bí máa jẹun pọ̀ èṣù wá ṣe lẹ́sọ̀ọ́ tó fi jẹ́ wípé Ah, wọ́n ma jogún ẹ̀ kábìrán àn kábìrín táwọn generation kan bá ti lọ generation mi wọn ò ní ilẹ̀ fílẹ̀ torí ìmùkúrú tí ó wà ń bẹ wọ́n wá ní èèwọ̀ ní o kí wọ́n ma lọ ìgbìn táwọn fi ń jẹyẹ yìí wọ́n lọ mẹ́nìkan lọ èèwọ̀ ni ẹnìkan ò sì gbọ́dọ̀ bú bí ẹ̀jẹ́ bí ìgbín kẹ̀kẹ́nìkan tó bà bú mẹ́ ẹ ń bá ti múgbìkan lónìí inú ọmọ ìwẹ̀rọ máa dùn pé àbàgbàlagbà jẹun kìí ṣe pé yóò kọ mẹ́ran mú tó jẹ máa jẹgbé oun kan kọ́ máa jẹun tó wù bí i ṣe ń jẹ yẹ́ ní ọmọ jẹgbé yóò kọ́ à ah, inú àwọn ọmọ gẹ́gẹ́gẹ́ ọdún mọ́nù pé dẹ́ni ní jò látọ̀ sọdún jò látọ̀ sọdún ń pè jò látọ̀ sọdún yán oun kan kọ́ máa donate wọ́n máa kó nǹkan wá wọ́n máa kó nǹkan wá wọ́n máa kó nǹkan wá ọlọ́run ló sì ní ìpìlẹ̀ pé ilé mi ó ní kàábáyì ìrẹ́ Ibrahim lọ́kọ̀ ọkọ̀ tán ọlọ́run ni

ẹjẹ́ ti gbogbo ní <laughs> ààrí ní prógámù wa náà aláàgbà abẹ́tú ti lọ prógámù mi ní ọlọ́run ní ìgbàyún o <laughs> ẹyọkan islamu wa ọlọ́run wá fi pòwe fún a ẹdàkùn ìrun ya ti ń kí náà tó mẹ́ta sáà tí di ìsìn náà ni ó tún ọba tó ṣe tí ń ṣe tán ilá tó ṣe ó dúó àábàdúó orùkú àábàrùkú ó إنما جلعكم الإمام بتأتموا به فإذا كبروا فكبروا فإذا ركع فركعوا ọlọ́run fún ní ìmáàmù kẹlìmá kọ́sí rẹ̀ láti sọ wípé àjọṣe kò sí ẹ̀sìn kankan tó lè máa fọ́ kèsèrí lórí láyé lónìí tí ìjọba ìkìyà máa fi islamu nítorí pò ló ní rule and regulation tí wọ́n bá fẹ́ dà nǹkan rú ní ìsìn wọ́n wò pé ah, ẹ̀sìn wo ló lè mú ọ̀lọ́wọ́lẹ́ o islamu náà ní ìsìn àásòfin eh, o àásòfin o ìtàfisìkan Islam náà lò ní ṣẹ̀ríà bẹ́ẹ̀nì kan bá ń lérí ẹ̀sìn kan fún wa pé bákan lórí ẹ̀pẹ́ kalẹ̀ pé nígbọ́tàmà bí yí ń lọ bẹ́ẹ̀yàn bá kúnnú yí bóò ni wó ṣe píngun rẹ̀ sọ yóò ní píngun ìdí igi ni ẹ ìdí igi ibi igi wo igi orí rẹ̀ fẹ́ pọ́ méjì tẹ̀lé bẹ́ ọ̀kan náà ni mẹ́mẹ́ islam lẹ́tìrí wà bọ́sí ìrìn ẹ̀sìn rẹ̀ tó ń seun bó ni wọ́n ṣe máa so yìí ẹ̀rí wípé tó bá ti kúrò ní islamu ìfẹ́ ẹnu àti àṣà ìbò ilẹ̀ mọ̀ bálọ́dọ̀ àwọn èèyàn ìfẹ́ ẹnu àti àṣà tani o àṣà ìbò ọlọ́run ẹ̀ẹ̀márùn lójúmọ́ àpàdé ní masalasi kí ló fẹ́ fàpá àpò ẹkùnrin àwọn báhùn kí ló fẹ́ kí ni tí islamu fi ń bèèrè ìfẹ́gbẹ́ náà kí ni islamu fi bèèrè ìfẹ́gbẹ́ a ti kí ni àpà ilẹ̀ márùn lójúmọ́ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ àwọn ará àdúgbò àtùpàdé masalasi masalasi o jimai ah, àwọn tí ń kí jimai ń bẹ masalasi 50 gbogbo masalasi 50 ó tó pàdé lẹ́ẹ̀kan lọ́sẹ̀ a máa pàdé bá lẹ́ẹ̀mẹ́rin lóṣù títítítítítí times 12 lẹ́ẹ̀kan lọ́dún ọlọ́run tó wá yọ̀ǹda wípé gbogbo yín tó wá lórí ìkórajọ síbì kan bọ́ gbogbo ayé pátá láti inú kọ̀ọ̀kan bọ́nu kọ̀ọ̀kan bọ́ gbogbo ayé ìlọ́fà tó fi jẹ́ pé èèwọ̀ ni èèwọ̀ ni mo tó sọ èèwọ̀ nínú káà mùsùlùmí ò níbìkan tí wọ́n ti máa pé lọ́dọọdún wọ́n sì máa pèpè lọ́ọ̀bẹ̀ àṣòrítò táwọn èèyàn fi wá tí wọ́n sì máa pè lẹ́sìn èèwọ̀ ni ibi ọlọ́run pèpè lọ náà nà ẹ̀ntọ́lọ bá fún láǹfààní kọ lọ́ọ̀bẹ̀ oríire ọlọ́run gbogbo

wọ́n pa gbogbo ẹmbá nídì wọ́n máa mú èmi náà lọ lé ọlọ́mbà ìpòkó sápò 100 ń 100 táwọn ọmọ jẹ́ hadiyu wà rẹ̀ kọ̀ wà lórí ìràkùnmí nìkan sí ẹ̀mẹ̀ pẹ́ran aléyà 50

nílùú tí a gúgúrú o n la máa fi panu tó dùn jù lẹ́nu wa ah, agbára mi sì kà kí n gbé bí àpò méjì lọ yìí tó ràkún rama lọ́tàrù yọ́ tẹ̀ ọ̀rá white ni ọ̀rá kíníkan ni yọ́ dálẹ̀ níwájú kàbá ti ń lọ ilé ìwà láti Australia musulmi náà lónìí ah, kí wọ́n musulmi ọmọ ìyá rẹ̀ ní musulmi kèfèrí obùjẹ̀ náà ah, it's good good ẹ̀lẹ́ náà today láti America gúrú ìbẹ̀rẹ̀ láti a máa tàkùrọ̀sọ bóòlì lú tí bóòlẹ̀sìn ẹkù sùúrù o ẹjájọ máa mú mara o a pàdé Ọlọ́run dáadáa o kó wàsáso kí ní Islam fi bèèrè fẹ̀gbẹ́ kúndí ìlú wa oòrùn bẹ́m̀bẹ̀ dáadáa àwàmọ́ ẹran ọdún kan àwàmọ́ jẹ́dìsìn ilé kókùndí lọ onáà dátí ẹlẹ́ mo ti kọ́kọ́ jókòó bí gúgúrú mo ti ń dẹ̀gbẹ́ ìkan àwọn kẹ́sù tó pé bò mẹ́un kẹ́ẹ̀sẹ̀ bá nìkan bẹ̀rẹ̀ lọ́jọ́kùn bí ọwà tẹ́lẹ̀ ẹnìkan ní sọ́wẹ́ ibi ọtúwù kó tún lọ bẹnu ẹlùmíkọ̀ irú fìlà ìlókó wá ẹlùmíkọ̀ irú fìlà tẹ́nìkọ̀kọ̀ wá náà tó dé wá fífì mọ́kọ́ wá ilé ìkọ́ mẹ́rẹ̀dì wá wọ́n kó lẹ̀ ló ń kálukú ọmọ wò bí se musa ìsìtẹ̀ náà ilé ọ̀sá ìsìn yóò fílẹ̀ ẹlẹ́jùkú kòrò ní ẹnìkan tó ń ti bẹ́ẹ̀ náà tí a bá wá ní mùsùlùmí ń sunkún lónìí tó bá jẹ́kún mẹ́wàá inú ilé wọn ó ti pa mẹ́sàn àárín àwọn ọmọ yàrá mùsùlùmí ó ti pa mẹ́sàn tí a bá rí kan pántà ẹ̀rí pé wàhálà tí ẹni tó rí ẹyọ kan páhùn tí tí wọ́n sọ tí wọ́n ìran gíní ni o àǹkárá ni o pàṣásó èyí ó kùnrin ọlọ́run jẹma èèyàn mélòó lọ́mà pé èèyàn máa ṣe bá ń lọlé ọlọ́run kọjẹ́ súwìtì wọ́n pè kíní kaní kankọ́dà àwọn kíkọ̀ yàmá pé àwọn ará àwọn àjájàtẹ́ mẹ́mọ́ kásàpẹ̀ àwọn Yorùbá wá ní kútọ́nù kankamara wọn wọ́n da ṣúgà sórí iná yọba ti síra wọ́n tó wá dẹ́pà mọ́

àwọn níyàn kí wá lè tí a pín àwà o náà ni dọ̀háyá tàbí àdọ́ṣí ibùhíyà ìrànlẹ́yà sáájú kó tó kan òun jẹ́bìn hadithi ummil mu'minin ummi salamata radiyallahu ta'ala ardaha yíwa salamalin sọlọ́n bá ní sọ̀rọ̀ wípé idha dakhala tó bá ti di wípé ìlètésù ó ti yọ àti wọnú hijjá wà àrọ́dà àhádùkún an yùdọ́ hì tẹ́ a sì rẹ̀ ń fẹ́ pẹ̀rẹnu ọdá lójú yálò owó ti wà lọ́wọ́ ẹ̀ ní o owó oṣù náà ni ó ti mọ̀ pé òun gbàwó oṣù ní ọ́ndì báyìí ilé yóò sì kújọ mẹ́rin yóò kújọ márùn àbájọ ní ó ní o ń kọmọ gẹ́ ìkan náà máa kọmọ farun ẹ̀ o èyàn lè sẹ́fù gánmá ti sẹ́fù sáájú àwọn mímọ̀ ní kí lọ́fà wọ́n nítorí wípé ọlọ́run fi so wá papọ̀ náà ni àwọn hajjíjù ọlọ́run tí wọn

wọ́n bó ń gẹrun màmá lọ kí ẹgbẹ́ ah, ẹwọ ẹbá mú kíríkọ́ ẹjẹ́ ń kó gbọ́rún àbíyà ìkó màmá nìyàn ọlọ́m mọ́ fi àdánwò sí wá lèyàn bá ṣubú lórí ọ̀kadà ó sàkórí mẹ́lẹ̀ nípa ah, kò sí ọgbọ́n tí wọ́n fẹ́ fi mánéjì egbò yìí wọ́n fi nǹkan sí ni o wọ́n kìlẹ̀ ni o àti wọ́n fa orí ẹni ní màmá mo fẹ́ fi ṣoge okò ṣoge ẹ̀kẹ́mẹ́ ṣùgbọ́n lálùrí lè fà èèyàn fìka ó kìka bọ ẹnu lẹ́kùn wọ́n wá fẹ́ fi wọ́n fẹ́ bá yọ ìkan náà kó lè lálàáfíà wọ́n bá tọ́jú ẹ̀ kó tó rí pé tuntun mílò kùnlẹ̀ wù ọ̀rẹ̀ dítẹ̀lẹ̀ lónírà owó ẹmọ́ fọ́ọ̀kan ó arìbí ti náà fi àti yìí dìde tàà pẹ̀nà wa ẹ̀yìn tí ń bẹ lára nílé kanáà iná bá ṣe fi sọdún náà nù hadithi nù awambo wọ́n wá ní àpà ẹ̀ràn fọ́lọ̀ subhanahu wa ta'ala olóòní ẹ̀pẹ̀nà fún mi anábi sallallahu alaihi wasallam sọ pa ẹran ìyàbí ọ̀pá irú ẹran olóṣìpa jẹ́ àfi sahih ó sọ oh, Anas ibn Malik wípé dọ̀hán nabiyyu sallallahu alaihi wasallam bí kabshayn amlahayn aqranayn dhabahuma bi yadihi wa samma wa kabbara wa wada'a rijlahu ala sifahihima sallallahu alaihi ah, Anas ibn Malik ó ní ànẹ́bì pẹ̀yàrán léyá méjì gan lọ́pa méjì tó wá pàì amlahaini tí ẹran bá jẹ ẹran white tí white ń tó wá fẹ́ di off-white kéèsù fún gbò wọ́n máa pè ní amlahu tí ẹran bá sì jẹ white tí bí n tó súnmọ́ bláàkì náà tó ń jáde láti abẹ́ white o wà máa pè ní amlahu ṣé ẹran máa ń rí bẹ́ẹ̀ ni àbíran àwọn ẹran kan ní máa ń rí bẹ́ẹ̀ ìtàbùrù àǹfà apá kan ní ìran àwọn ẹran kan ní máa ń rí bẹ́ẹ̀ nínú àwọn ẹran títí ni a máa rí bẹ̀ẹ̀ tí máa rẹ̀nà tó dáájù apá kan kó bojú wò kó sí kankan alákúlé ẹ̀rẹ̀ iléyá ó ní májẹ̀mú májẹ̀mú àkọ́kọ́ an tẹkúnà lè udúhíyà min bahimati al-an'am ẹgbẹ́ ìwòsílámù wa ẹ̀rẹ̀ iléyá tàbà papọ́lọ́ ọgbọ́dọ̀ jára bahimatu al-an'am kí ní ń jẹ́ bahimatu al-an'am lédè من الحيوانات ما عدا السباع ما عدا السباع فهو بهيمة من بهائم الأنعام gbogbo ẹranko tó bá máa ń lọ́wọ́ méjì wájú ẹsẹ̀ méjì lẹ́yìn tí wá ń fi mẹ́rẹ̀ẹ̀rin rìn nígbà kankan náà ṣùgbọ́n kèé fa ẹgbẹ́ rẹ̀ ẹ̀yà yóò bá kí yóò bá ní kéèyàn mọ́ sọ pé kèé jẹran ẹgbẹ́ rẹ̀ ewúrẹ́ halali ní ìjẹran oúnjẹ ìjẹran ẹgbẹ́ rẹ̀ kèése rẹ̀ tí ma ń fa ẹgbẹ́ rẹ̀ ya kí n tó sọ nínú èdè Lárúbáwá èdè wọn tí wọ́n bá ní ah bahimatun amìlẹ̀ ẹ̀mà ó gbogbo fi kankan na sugbon a máa àwọn ẹṣin bẹ́m̀bẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ bẹ́m̀bẹ̀ ràkúnmí bẹ́m̀bẹ̀ màálù bẹ́m̀bẹ̀ ehoro bẹ́m̀bẹ̀ èsúró bẹ́m̀bẹ̀ èsúró bẹ́m̀bẹ̀ la ilaha kí ló kọ ẹran yìí ẹtu ìbẹ̀m̀bẹ̀ ìbẹ̀m̀bẹ̀ gbogbo àwọn kẹfẹ́rẹgbẹ̀rẹ̀ ya iní ń jẹ́ bahimatul an'am nínú èdè Lárúbáwá iní ń sì ń pè ogun àwọn nǹkan títí tí tọ́lọ́n fi gbé ànàbídì lójíṣẹ́ nígbàtí ẹ̀sìn dé Ọlọ́run wá fẹ́ yọ bahimatul sọ fún mo ni gbogbo ẹran tí máa fẹsẹ̀ méjì lélẹ̀lẹ̀yìn ọwọ́ méjì lẹ́wájú tí è sí ìfẹ́gbẹ́ rẹ̀ ya tó bá ti yẹ ní ẹ̀ tí mo fẹ́ kà fún ẹ̀ wọ́n èé ṣe bá yí mọ́tàn lọ́dọ̀ èmi ọlọ́run tí tèmi ọlọ́run ní ìsìn mo fẹ́ sọ fún ẹ̀ torí lẹ́màá fi sìn mí níbi àwọn àjọsìn kan àkọ́kọ́ ràkúnmí ẹ̀ẹ̀kejì òun ló pín méjì gẹ́nàmù òun ni àgùtàn àtọkọ rẹ̀ àgùtàn àtàgbò àgbòlọ́kọ rẹ̀ ìran pàtú àwọn nù ìran pàtú wọn o ni ewúrẹ́ àtọkọ tí ẹ̀ ewúrẹ́ ọkọ tí ẹ̀ olùbúkọ táà bá wo pínpín tí àwọn ilé ìpín méjì a lè pé gọ́nàmù tí kún méjèèjì mú lábásí mọ́ ní ìsìn fúnra ọlọ́n lọ yọ ẹ̀sìn kúò jẹmáà nínú Islam halali ni ẹ̀sìn jíjẹ tàwa mùsùlùmí ká jẹ ẹ̀sìn halali ni kẹ́tẹ́kẹ́tẹ́ láì jẹ ìbáka àì jẹ ṣùgbọ́n kẹ́tẹ́kẹ́tẹ́ náà ìbáka náà bàyí mọ́tò àmì lóòkọ̀ wọn ní èdè lábọ́wá ṣùgbọ́n èdè lọ sí àwọn èèyàn lọ́sàwọn èèyàn òkú fún bàyí mẹ́tùlà nàámi ẹ̀sìn lọ yọ àwọn mẹ́ta yìí wọ́n ń pọ̀ bàyí mẹ́tùlà nàámi fún ẹ̀sìn kèèsè inú èdè ma jẹmáà ṣe wá rí pé ìsìláàmù wa ọkọjá mo dí ààyè kan mo lè dásí níbo ló dé tó dásí èyàn di professor lórọ́rù ẹ̀sìn sọ́lọ̀ ló pè professor ọkàn òṣìṣò ó ní ẹ kí ni pọ́blẹ́mù àwọn abúyayá yìí bahimatul an'am lọ́dọ̀ larawa gbogbo ẹranko tí bá ń fi ẹsẹ̀ méjì tí fi ń tẹ̀lẹ̀ lẹ́yìn ọwọ́ méjì wájú kọ́sàmọ̀ ti fẹ̀gbẹ́ ẹ̀yà òní fún díẹ̀ ní owó lọ because

prọ́fù lọ yọ àlùwàlà gbó ń bẹ́ kọ́dà ti lọ bí oṣù mẹ́jọ ní ìsìn àwọn yẹn wọ́n ti gòkè ń bí ẹ̀sìn débi pé bí wọ́n ṣe ń lú ẹ̀sìn ní ẹ̀ ìrẹ̀ kò sí kò sí in ta pàfọ́lọ̀ subhanahu wa ta'ala in tí ẹ̀sìn islamu fi yàtọ̀ rẹ̀ o èèyàn bí àwọn ọdẹ kí wọ́n bò mẹ́tuwa yọ́ wọ́n ẹ̀tún tẹ́ náà sọ náà rúrí burúkú tí bẹ̀lẹ́sẹ̀ rẹ̀ kọ̀rọ̀rún a negotiate ni o tó bá jábo iṣẹ́ ńlá ni iṣẹ́ yíò 500,000 ìlàmùwa akọ 850 tó sáfàfà kò lè dín ẹbá tó rọ́ dẹ̀mí ẹlẹ́ gbé fún ọkọ̀ yìí ni ẹni tí ó dàlápọ̀ dàlápọ̀ nínú wa bẹ́ẹ̀ ṣe ń wo ẹlòmí ti fọ́ lójú nínú wa lórí pé ẹ̀tú ẹ̀tú lẹ́mọ̀ pé bẹ́yà ká mórí orun ọ̀ràn bẹ́yà ká mórí ìrìn wàhálà ó wà sì bá wá bó kan 500,000 ọ̀rà kọkan 850 ó 1,350,000 1 million 350,000 oṣù mọ́wájú ìtàrí ọmọ ìyá kan sí ìbọ̀ sọ́jà àgbò méjì 50,000 100,000 bó sì jọ ilé alágbò pàtí ẹ̀ o ní ẹ̀tù ọpàtí ẹ̀ jẹ̀mọ́ alágbò lọ́pa ilé ẹlẹ́tù ọ̀pá nkankan ọ̀pá ọ̀pá nkaná ọ̀pá ẹ̀tù tí wọ́n jẹ ní rẹ̀ ọ̀pá lé ìntẹ́sì ìfi jẹ́ ọlọ́run àfi kéèyàn máa gbàwẹ̀ láti wáhùn dùlùhíjáì tí è di ọdún kọlá yóò máa rọ̀fà mo sì wá wáì mm, ìmìwẹ̀ ṣe ànàbí ilẹ̀ tí ẹ̀rìn ká mọ́mù gagán bí ẹran wa ẹ̀rìn nìkan bí ìkaná ànàbí ojú ò ní tí ọ okú pò jíṣẹ́ pé èmi náà tún yí ókè mọ́ yọ̀wẹ̀ kú ìmìwẹ̀ kí tún ní kí ń ṣe láti ọjọ́ tí è máa jùọlẹ̀ oòrùn ó máa bẹ̀rẹ̀ lórí mi láàárọ̀ orí mi náà ni yóò ti wọ̀ di méjì má tó rí bí mẹ́ta kọ́ńkọ́ ìní mú mi tó bá ti yẹ̀kó oúnjẹ bá omi bá wà ọ̀n lè gbẹ́kọ fún mi o kí n fi jẹ sàárì àbí kí n fi ṣùgbọ́n pé ń da tí bá sórí bẹ́ẹ̀dì ìwò ló tún mọ́ná ìwò ní kí n ṣe o ìní bẹ́ẹ̀dì ẹ̀kan sọ̀rọ̀ gbogbo tó fi kún tí ó sì ní ẹ̀hùn kò sí lára ìkẹ̀ tí ó gbà tó bá pè lẹ́sìn yóò tún jíyà bí ó bá pè lẹ́sìn bọ́bá wọ́lọ́run lè foríjì kí ó tó fi fara nìra rẹ̀ bàhí mẹ́tùlà náà àmì ní a gbogbo nǹkan mi tó yàtọ̀ sí yé wọ́n rí wọ́n máa tà ọlọ́run ní gbà fún léyá lọ́wọ́ ẹ̀ntọ́ bá pa ó di májẹ̀mú àkọ́kọ́ ìdán ẹdìẹ kọ̀wọ́léyá ẹja kọ̀wọ́léyá àti gbọ́ni ìlànà ilé wọn wọléyá ọlọ́njọ́ ọlọ́njọ́ ìfúnlẹ́mà tí ó bèmì àti láti sánmà táàfi pẹ̀dìẹ̀ fún léyá lọ́n sọ àmbẹ̀ ìfúnlẹ́mà tí ó bá wà láti sánmà táàfi pa ẹja síléyá ọlọ́n sọ àmbẹ̀ ọlọ́n dákun ọlọ́n dákun bùwà láṣìírí ó dé ní ẹlẹ́ẹ̀kejì àntẹ́bùlùkọ̀ sínẹ̀lì mọ̀tàbárọ̀ ṣẹ̀rìán in ta pàfọ́lọ́yìn ọ gbọ́dọ̀ klọ́ọ̀kì èjì tọ́lọ́n ràkúnmí ọdún márùn màálù ọdún méjì àgbò ó yàtọ̀ sí mùsòrò àgbò tí wọ́n bá ti pé ọkì oṣù mẹ́fà ó ti wọlé ya mùsòrò ó pé ọdún kan káwọn tó wọ kí ni o kí wọ́n tó wọ Ìléyà báyìí in tá a bá wá pa lẹ́zà nǹkan yìí tí ó mú àwọn ọjọ́ orí kò ì tí ìwọ iléyá àwambọ̀ tí èyàn bá wá ní màálù ó ti wọ ọdún mẹ́rin ọwọ̀léyá oṣù mẹ́lẹ̀ ọwá ní màálù mẹ́ ọ̀fáìn kètí ìjú ọdún kan àbọ̀lọ orí rúmùrúmù èyí tíyàn wá fẹ́ pàṣẹ léyà lọ bá kú sójú okùn kò sì sí mi tíyàn ní ju èyí tí ètí wọléyà ìlọ síyàn lè pàyún àbí ò lè pa àwọn àfọ́ ọ̀rọ̀ wọn pọ̀ lórí ẹ apá kan ní ò lè pa torí pé kọ̀ wọléyà apá kan ní ò lè pa torópọ̀ ṣẹlẹ̀ sẹ́nìkan náà sọ̀hábà tánàbì ní ọdá náà lọ ó ní ṣùgbọ́n yàtọ̀ fún yàn ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ mo ti pa ẹran mi kó tó di pé èyìn pa ẹran ó sì sọ pé ẹni tí ọba ti pẹ̀rẹ̀ lẹ́yìngbà tí wà níbi ìpẹ̀rẹ̀ tó ti kírun tán ọkàn pẹ̀rẹ̀ jẹ kí máa fẹ́ sílẹ̀ ṣùgbọ́n pa àníbì ní lọ pa ṣùgbọ́n kò lẹ́tọ̀ fẹ́lòmí ìmà lẹ́yìn àwọn àfáà ní túnmà rẹ̀ ní pé kọlẹ́tò fẹ́lò mí ilẹ̀yìn rẹ̀ tọ́rọ rí ọ̀bà rí bọ́rọ̀ rẹ̀ sí rí ṣùgbọ́n ló mí ilẹ̀yìn rẹ̀ náà tọ́rọ rẹ̀ bá ti rí bọ́rọ̀ sí rí náà ẹ̀sìn ni ọlẹ́tọ̀ fún àwọn apákan àfáà àwọn gbọ́yé pé ọlẹ́tọ̀ apákan ní kọlẹ́tọ̀ wípé kọ̀tọ̀ fẹ́lò mí lẹ́yìn rẹ̀ wọ́n ní túnmà ní pé ìwọ nìkan lọ́lọ́ ni ìyọ̀ǹde ilé ìfún ó ìtìtán lórí ẹ̀ náà nù àwọn apákejì nírọ̀ ìwọ Ọlọ́run ni yọ̀dọ̀ fún àtẹ́ntọ́rọ̀ rẹ̀ bá tún rí bí ọ̀rọ̀ rẹ̀ tí bà sí mẹ́mà ewó làwọn àfá àgbọ́yé táwà ní ìgbọ̀kúgbọ̀ ní agbọ́yé rahimahumullahu ahya'an wa amwata ẹlẹ́ẹ̀kẹta antekuna salimatan minal uyubi limani'a lil ẹmẹta àpàfọ́lọ́ yìí ọgbọ́dọ̀ là ń bí àwọn àlèébù tó jẹ́ wípé fúnrọ ń sí ọlọ́run lọ sọ jẹmọ́ àlèébù àwátafẹ́ lọ rẹran ẹdàkùn mo fẹ́ ká gbọ́ bí yé o àlèébù téèyàn ò fi lè pa ẹran fún iléyá tó jáde láti ẹnu sọ ibùnùbú wà nsàsálàm mẹ́rin nìran rẹ̀ pín sí tó wá nú àdífi albarro ibn azib wal hadith mukhrajun fi sunan bisnadi sahih kí wọ́n sọ fún ṣọ̀hábà wípé arúbàrún fil adọ́ọ̀hì láti jìzì nìrúwàmí látẹ̀júsù arúbàrún fil adọ́ọ̀hì nǹkan mẹ́rin tí mọ̀ fẹ́ dákọ̀ yìí ẹ má pa fọ́lọ́n pẹ́ pàléyàwó tó bá ti wà lára ẹran almaríbọ̀ ẹran tí ń sáàrẹ̀ alìbáyínú màrọ́dùhà táàrẹ rẹ̀ ò ṣe é túmọ̀ sọ náà mí ìjú ààrẹ lọ kọ̀ sẹ́n tí ó rẹ̀ nípa àà ilé ìgbìyàn bí wọ́n bóyàn nílé ọyẹ̀ kọ́kọ̀ ká tó wá pọ́ ilé ọ̀dà 1 wàlẹ̀ àwòrọ̀ ẹran tó jú ẹ̀dà albayinu ìwárùhà tó jẹ́ pé dídà òdú kò ṣe é pẹ́sọ tó fojú ẹ mọ́pàá fọ́lọ̀ wọ́n àrjá ẹran tó mú kan albayinu dìláwàá tó jẹ́ pé ìmùkún yẹn ó ti ti ẹfán ààrẹ ẹta níbi ṣe rìn ẹfán ààrẹ gẹ́rẹ́ ti gẹ́mọ́ ẹ mọ́pàá fọ́lọ̀ wal àjìfà níwáyà mi wal kasir allati la tunqi àtẹ̀ẹ̀ràn tó jẹ́ pé gbogbo olójú tó bá rí báyìí o ní ọmọ pé ẹrin ilé mọ̀dọ̀mọ̀dọ̀ ò lè sínú egun ẹ̀ tó ti rù kan gẹ́rẹ́ ẹmọ́ papọ̀lọ̀ jẹmọ́ nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ibẹ̀ làwọn mímọ̀ ti yọ àwọn nǹkan mi mẹ́rẹ̀ẹ̀rin gangan ní gbòǹgbò bá ah, wọ́n ti mẹ́lẹ̀ wọ́n ti wọ́n ti dìde lẹ́ran bá ń rọbí ni ó bímọ ẹni ìsáàfi ìrọ̀rá bímọ ọbáfilẹ̀ ààrẹ ti ń ṣe ó fojú wọn ṣùgbọ́n kèé sí ààrẹ tàà sọ wípé ààrẹ ni sábàbí ni kèé sí ààrẹ pé ẹ̀rìn búkú ẹ̀rìn yóò wọ̀sásun jamaa ẹjẹ́ agbé títóbi ọlọ́run sẹ́mì inú mo fi ń sọ àwọn mímọ̀ wọ́n ní ẹran èèyàn dọ́jà wọ́n wá pé rúdà àwúsá ọgàráì ó tóbi ogún bẹ wọ́n pè ní 150,000 naira wọ́n takú sí kò dín kankan kúrú kan bẹ́ kúrú yóò bá onáà gbọ́ báyìí kọ̀ gájú báyìí lọ wọ́n takú 220 méjèèjì ló dá tá bá ra rúdá yìí ẹran pọ̀ lárẹ̀ ààrẹ lárẹ̀ 150 ó kọ ní afẹ́ fi tẹ́lé ibi tí ń sọ kọ́kọ́ lẹ́ta ní ẹ̀yàn bí mẹ́ta dé ní ah wàláhì mo fi ọlọ́mùra tí wọ́n bá ní ah ilé múrúdá ìláìláì ah ẹ̀rẹ̀ ní ẹwà ẹ̀rẹ̀ ah ibọ́dọ̀ mọ̀ fẹ́ fún èèyàn sí lòó lọ tọ́ka méjèèjì àwọn mímọ̀ ní iwu ló dáa jù tó yẹ kó ṣe ṣùgbọ́n wọ́n fàáfàáfàá àwọn apákan ní bílé ẹ̀ bá se rí òní kó ṣe dájọ́ méjìlá ní á nílé rúdá yóò rù gọ́gọ́ àwọn òtún lè rí ẹlòmí ẹ̀sì wòná bí ẹ̀bá máa tọ́ máa kì ní ìṣe nǹkan kì sára gẹ́lẹ̀ náà o nǹkan bẹ̀rẹ̀ náà yóò kò mù ṣùgbọ́n ìntọ́ dáadù lọ́rọ̀ táwọn mímọ̀ sọ ní wípé ẹni ọ̀fẹ́ paléyá fọ́lọ̀n àtàpò rẹ̀ àti ìntọ́ bá lọ́jà àti ẹnìkan sì wà sọ́jà ó ní 85,000 lápò ọfẹ́ra iléyá ó ń 250,000 bẹ́ẹ̀ ni náwọ́ sí mùsùlùm 23,000 23,000 kò lè dín gẹ́gẹ́ 23,000 kọ́dà kò tún kòkòsówó okùn mẹ́ o ẹsẹ̀ okùn lọ́tọ́ o lẹ́nìkan pé Abu Sulaiman ẹ̀sì wú ẹ̀rẹ̀ 85,000 ẹ̀rẹ̀ ìdáápọ̀ ọlọ́dáápọ̀ ó ní sójú lé yà lọ ní ìgbà torí mi ò bú <laughs> <laughs> láyé buhari ní kò ní kò sáàdásà rẹ̀rẹ̀ ah, orí òun dárù náà bẹ́ẹ̀ lélẹ̀ kò sí gbogbo tí ń bá lápò rẹ̀ nú bẹ́ẹ̀ ni sáà yẹrẹ ìwó pé ah ní bá fọ́lọ̀ lélẹ̀ ewu tí wọ́n gbà padà ah, ó ní ẹ̀dàkùn tí ẹ lè bù lásìrí ó ní iye tẹ́ ẹ̀dàlẹ̀ náà ni mo kó wá sọ́jà kò sí wọ́n bẹ̀rẹ̀ ah ẹ tó ti gbà ní owó ẹ̀ náà nù bí bà tó dín náà ní ẹ̀sá dàkùn èmi ó lè fún ju 250 lọ́wọ́ 250 náà

ìbéèrè wá wá pé ẹran tẹ́ ń pè apakapakapa yìí ṣe bá nàbí da kéèyàn méjì ọmọ sopọ̀ ń bí àwọn àárín ẹran kan mélòó láwọn àárín yẹn fún ojú méjì lọ ràkúnmí èèyàn méjì lè sopọ̀ ń bẹ màálù èèyàn méjì lè sopọ̀ ń bẹ lọ́nà wo kéèyàn kéèyàn méjì ọjọ́ dá 50,000 ọjẹ́ 350,000 wọ́n dá pa màálù kan ọ̀dá taa wá fẹ́ kùnlẹ̀ paríyá fọ́lọ̀n sí máa lúlọ̀ dáadù àbírákùnmí àbágbò apákan àfáà ní àgbóní o wọ́n ní kílẹ̀ rí wọ́n lọ́lọ́run sọ pé wáfàdẹ̀ ìnáwòbí díbìn harin nǹkan táà pàá fọ́lọ̀n tó wá bí Ismailu fúnra ọlọ́run ó sì rí máa lúlẹ̀ kòrò yẹ ẹ̀kò tóbi a jẹ́ pé nkẹ̀kẹ̀kẹ̀ lọ́n fi ṣùgbẹ́ wọ́n lẹ́rí kan ẹ̀rí mi ọlọ́run ti sọ di súnnà ojú ọ̀nà tánàbí tọ́nù tánàbí ìpagbò kí rẹ̀ mi tẹ́túrí wọ́n tó rẹ́rí ní wípé níjọ́ náà lọ́hùn ẹn tí a ti ẹ̀ fi dí ẹn ni ó ní Ismailu kápẹ́ nǹkan míì tún bẹ tí a fẹ́ fi ní ti yìí ní ti ìtẹ́kọ̀ ọ̀dọ̀ ọlọ́run ọlọ́ ìbá tí tóbi kọ́ ló kùtà ń lọ báyìí ìran bágbò ìṣẹ́rí ni apákanilá ó ti lo set àgbò ti ràn lò fún ìntọ́lọ̀ ti gbọ́lá fáwọn àgbò ní pé ó ti lo 70 years lálìjẹ̀nà apákaní iyún ti ẹ̀kọ́ wọ́n ní àgbò yẹn mọ̀káwà ló ń bè kọ́dàrí ń lé ìsàlàwú nẹ́sílún in tó jú rí bẹ̀ ní pé kò níran kò ní bàbá kò níyà agbò ọ̀rọ̀ pọ̀ táwọn àfáà sọ ṣùgbọ́n ìyìn tèmi fi ń sin náà o ní pé ràkúnmí òun lọ dáájú tó bá jẹ́ èèyàn kan ló fẹ́ dápa tágbàrẹ̀ èèyàn bá gbé kó dápa ràkúnmí fún léyá lẹ́yìn náà màálù tẹ̀lé lẹ́yìn náà agbò ṣùgbọ́n àwọn mímọ̀ wá jọ wọ́n nígbà tánàbí yọ̀nda fún èèyàn méje kí wọ́n máa parakùnmí kan yọ̀nda fún èèyàn méje wọ́n máa pa màálù kan tí èèyàn méje bẹ́ so márakùnmí kan àbẹ́ èèyàn méje so màálù kan ẹni ọba dápa àgbò kèésẹgbé àwọn méje tí wọ́n so màálù ẹyọ kan níbi ládá torí pé ẹ̀mí kan lè ìdámú ẹ̀mí kan làwọn lè ìpínmọ́wọ́ ìgbàun òun ni oní àgbò tó ju orákùnmí ló tó ju tàbá wá wò sí sí wá ń bí a wà rí wípé ìntagbò fi ta ràkùnmí àti màálù yọnu sábà bíṣẹ̀ mi wá ṣe rí ilé dárakùnmí mẹ́lẹ̀ ó ṣe díẹ̀ ah, ọlọ́run tóbi jù bẹ́ẹ̀ lọ́n tó tọ́ pẹ̀lú bùkátà àti ìkàtí bẹ́lọ́rùn ẹ̀rin so ràkùnmí 680,000 mẹ́lẹ̀ ràkùnmí 850,000 mẹ́lẹ̀ ràkùnmí 1.2 ọlọ́run jù bẹ́ẹ̀ lọ́n tó tọ́ subhanahu wa ta'ala ṣùgbọ́n tó lè ṣerú rẹ̀ bí i pa náà rú èmì àti ìhò lérí jẹ́mẹ́ ìdọ̀lá náà wọ́n sì fi ẹsẹ ṣùgbọ́n níbà àti jọ ń gbé ládùúgbò táà jọ ń fìdìgbò bí ah, ẹn tí ó sàn gúnnù wa tó lè so màlú mẹ́ta tí ó dápa tá yóò sì mọ̀kọ̀ dápa tí wọn ò ní ẹnu ọ̀nà rẹ̀ ńgbà bá sọdún tán ah ó ṣe díẹ̀ ẹlòmí ń pa àgbònú wa ti ń tó pé òru ní òmùdé ẹlòmí ìsọlẹ́nu ní òjò ọpẹrẹ ńlá fọ́lọ́un pé ọlọ́run gan ti gbọmiyé torí òsìkéyìn òpẹrẹ ló sì ní ìsìn security tún ní Nigeria kí o fi rẹ̀ hàn ní fi rẹ̀ ya pé

àntúdbáhà wákàtàdàbòhì kọ́ jẹ́ pígbà táà bà pa àsìkò táà pa lé yá sí òun lápá o nínú kíso Abu Burda ibn Niyar Abu Burda èèyàn rẹ̀ ni ọdá pọ̀ bó ṣe díjọ́ léyá tí ń lọ kí rẹ̀ sàṣálàm lọ́mẹ́rin ẹ̀bóde lẹ́yìn àṣùbá ó wò pẹ̀ ẹ̀rìn igan bá bá jẹ́ lọ yídì àwọn nébọ̀ wà ní ìsìn àánú òlú ọ̀pẹ́ránwò wọ́n ti tàtíná wọ́n ti gbé kaná ẹ̀rẹ́ ti délẹ̀ wọ́n ti jẹun wẹ́rẹ́wẹ́rẹ́ ní bá wáyé dì ànàbí ìbá kírùn tán ó sí ọlọ́rin bá ní bá ní kírùn tán àkítàn tọ́ wá pa ẹran ńgbà pẹran tán fàkọ́dé àsọ́ọ́bà

ẹran tí wọn àwọn méjì ẹmù ọgbọ̀dọ̀ pè ṣùgbọ́n sàásálàm bóòlù sí pẹ̀rán rẹ̀ ibi tá ń bọ̀ nù anẹ́sù bin malik ní tàbí bẹ̀rẹ̀ mútúbà ní wípé dọ́hàr sàásálàm bí kàpṣẹ́nà àkọrọ̀nẹ́yìn anábì pa àgbò méjì fọ́lọ̀n amlahain àwọ wọn wò ká tí ń wúyàn dàbáhù máa bí yẹ́dì fúnra nẹ́bí lọ pa wọn o àwọn ìmọ̀ ni wọ́n ìbáyàn pa iléyá wọ́n ìbáyàn pa iléyá fúnra èèyàn ilé èèyàn máa pa iléyá rẹ̀ ìṣesí ànábì súnnà ànábì nù ṣe rí ọ̀bẹ táwọn àfáà máa mú kí ń jọ léyà ẹ̀sìn lásàlàyé kìí ṣe nítorí àwọn tí a bá wọn lògbàǹjọ́ náà lọ́hùn ní a sọ ọ́dá lápàtà àjọ ọdún ilé onígbò òsùnú wọn ebó tó dẹ̀ mi ọrùn ẹran ẹlòmí jẹ yípo ọdún ni ọrùn ẹranṣẹ́ wọ́n jẹ yípo ọdún ni ma ẹsàlàyé lórí mímbàrí kí ni yàn fi máa pẹ̀ran zàbáwọn màbíyẹ́dì fún fọwọ́ rẹ̀ pàwọn tó bá jẹ́ pé èyàn ò lè pẹran àwọn mímọ̀ ní tó lè mú èyàn mọ́ lè paléyà rẹ̀ ìlà lítà àzúrin àti kọ́ jẹ́ pé tó jẹ́ pé ọlọ́n náà pé àà mọ́ gbẹ̀skúsì ara ènìyàn ya èyàn dálápá pop náà ti tún ìbájú àwambọ̀ zàbá ọmọ bí yẹ́dì ànàbí ló pa àwọn ẹ̀rìn méjèèjì pọ̀lá rẹ̀ kí ló wá sí wàsámà ọdákọ̀ lọ́n sí wọn wákà bárọ̀ ó tún gbọ́lọ̀ ńlẹ́ǹkà kí náà ló sí fi pẹ̀rẹ̀ ní bismillah koda kò jẹ́ pé erin tó bá jẹ́ pé àlàálì ni in tàà ìpaná àmì tó bá jẹ́ pé ó sì édú tí wọ́n dámẹ́lẹ̀ ṣùgbọ́n qawlan ẹjá mọ́lọ́ erin èsì àlàálì ní ìsìlámù erin kìrí kàmà ní jẹ kìí sọ́rọ̀ ní ní abádébí iléyàn ní irin àíjẹ́ o musulmi ò ní jí irin alákúlé zabama bí yẹ́dì fún ànàbí lọ́pá wasamma ó sì bismillah wà kábàrọ̀ ó tó ní allahu akbar in ta fi pẹ̀rẹ̀ ní bismillah dẹ̀dẹ̀niyàn ṣùgbọ́n in ta tó fi gba dandan táàwì sẹ́ra ní bismillah wallahu akbar istihbaban ṣùgbọ́n afẹ́ káfẹ́ aláàparú náà kún ọdá àpọ̀ bẹ́yàn bá sì fi kún ẹran bismillah bismillah allahu akbar jama nígbàwo inda zabuhi bàtà bá fẹ́ pẹ̀rán bismillah allahu akbar díẹ̀ tààrí sọ náà a tún máa tẹ̀síwájú torí pé a tún ní jùmọ́à tó jẹ́ yawmu Àrọ́fà lọ́dún ní ọjọ́ mẹ́jọ kọlọ̀ máa pé ó ní kọjọ kọjá kan ibi tó wọ́n kálukú wákàtí wa ní dáadáa lásìkò náà ọlọ́njọ́ jàrí mọ́sà fi wọ́lọ́dà ní kàn sí rẹ̀ ẹlòmí tí ń bá ń sàdúwà téèyàn bá mọ́lọ́n dáadáa yóò ma wá tako làkáyè èèyàn pé irú àdúwà wo ni mọ́mọ́ à ń ṣe irú àdúwà wo ni a fẹ́ pẹ̀rọ ọdún sáàsẹ̀ extra family owó èèkàn tí wọ́n fẹ́ parí àṣà ah ọlọ́njọ́ in tó ọba ṣe fún anú oore ibi ó ni ó jẹ́ ànà sí ti dáadáa dákùn lọ́wọ́ bá jọ ìmí a máa ṣe àmọ́ pé a fọwọ́ kàn wọ́n ẹ̀mí wọn yóò wà secured ṣùgbọ́n a gbọ́dọ̀ rí 10 million naira báyìí lórí tébù ó sì ló fi 5 million pa mẹ́ni ẹ́sìrà fẹ́ bí rẹ̀ ọlọ́run ó sì gbé tó jù bẹ́ẹ̀ lọ wá láàrin gbogbo ta gbé dé mọ́sánásí lánìyàn pé mo fẹ́ báyìí mo fẹ́ báyìí ọlọ́run sáàmù ẹ̀jú bá sí ń fẹ́ lọ ọlọ́run jọ jàrí àwọn tí ó gùn àràfà ń bẹnu mọ́sánásí ọlọ́run sí rọrùn bẹ́ẹ̀ fún wọn ládà ní kàṣí rẹ̀ gbogbo àwọn tó jẹ́ wípé àti kọ̀ǹkúgbẹ̀ ilé náà náà láti ṣe mẹ́jẹ̀ àṣẹ lọ́gbẹ́wọ̀n mẹ́jẹ̀ ká ṣe nílé ìwòsàn mọ́tò wá sọdún ìláṣẹ mafẹ́nù kọ̀ọ̀kan wa gbogbo tí wọ́n ti wà wa jẹ́ àrílẹ́dágbére fún جارينا دي dì بحق لا حول ولا قوة إلا wala الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن الله سبحانه وتعالى تعبرنا بأنواع مختلفة من العبادات ليرضى بها عنا وليرفع بهن درجاتنا اللهم ارفع بهذه العبادات درجاتنا يا أرحم الراحمين أمة الإسلام قد دخلنا في العشر الأواخر من شارد ذي الحجة لهذا العام المبارك وقد جاء النهي عن أخذ شيء من الأظهر والأشعار من أجسادنا لمن؟ لمن أراد أن يضحي للرحمن جاء هذا من حديث أم المؤمنين أم سلمة رضي الله تعالى أنا أرضاها قال كتب رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره لا بد من إمساك الأشعار والأظهار لمن أراد التضحية في هذه الأيام المباركة أمتنا أباح الله سبحانه وتعالى لحجيج بيت الحرام أن يقدموا لبيت الله الهدايا وأفضل الهدايا الإبل وقد ساق نبينا صلى الله عليه وسلم مئة من الإبل هدية هديا لبيت الله الحرام وهذا الهدي قد يكون من كل شيء ينتفع به الناس من لباس والأطعمة والأشربة وحتى من الفلوس كل من أراد أن يهدي إلى بيت الله سبحانه وتعالى شيئا ينتفع به فليهدي لبيت الله سبحانه وتعالى فإنه يثاب ويؤجر على فعل هذا فإن هذا من سنة نبينا صلى الله عليه وسلم أم الخير أمة الخير واعلموا أن الله سبحانه وتعالى أمرنا بذب الأضاحي له على لسان رسوله صلى الله عليه وسلم وامتثل رسول الله صلى الله عليه وسلم أمر ربه وهذا الذي جاء في الصحيح لما بخار من حديث أنس بن مالك رضي الله تعالى نرضاه قال ضحى النبي صلى الله عليه وسلم بكبشين أملحين أقرنين ذبعهما بيده وسمى وكبر ووضع رجله على سفاحهما صلوات ربه وسلام عليه لكن هذه الأضاحي لها شروطها خاصة بها لا بد من بيانها بارك الله ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم ما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه أمة الإسلام اتقوا ربكم في السر علن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام الأضاحي لا بد أن تكون من بهيمة الأنعام ولا بد أن تبلغ السن المعتبر شرعا للأضاحي وكذلك أن تكون سالمة من العيوب المانية للإجزاء كما جاء هذا من حديث البراء بن عازب لما خطب صلى الله عليه وسلم وصعد المنبر فقال أربعون لا تجزوا في الأضاحي المريض البين مرضها والعرجاء والعوراء البين عورها وال أرجاء البين ضلوها والعجفاء التي لا تنقي وفي رواية والكسير التي لا تنقي وكذلك أن تكون وقت الذبح أي بعد الصلاة أو بعد الصلاة وهل بعد ذب الإيمان في خلاف عند أهل العلم أما من كان يسكن في قرية لا تقام فيها صلاة العيد فإنه يقدر قدر ما تصلى صلاة العيد في المدينة ثم يذبوا أدحيته أمة الإسلام ضحوا لربكم سبحانه وتعالى وطيبوا بها النفس فإننا في أيام فاضلة وقد أقسم الله سبحانه وتعالى بهذه الأيام العشر بقوله تعالى والفجر وليال عشر بادروا وسارعوا وتسارعوا إلى الخيرات في هذه الأيام الفاضلة قال الله تعالى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير عملا نسأل الله الذي لا إله إلا هو أن يكتب لنا الخيرات في هذه الأيام وأن يغفرنا ذنوبنا وأن يخيب علينا ظن الشيطان وأن يرفع بهذه الآمان الصالحة الواقعة في هذه الأيام الفاضلة درجاتنا في الدارين وهو على ذلك قدير وبالإجابة جدير اللهم ربنا اجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوء المسلمين ودمر عاداك داء الدين اللهم ربنا دمر عاداك داء الدين اللهم ربنا من أراد بنا بدين بسوء اللهم ربنا عرض الفتن وجل كده في نحري وجل يتمنى الموت ولا يستجاب له اللهم ربنا أعصي أداءك وداعنا عددا واقتلهم بددا ولا تلقوا من أحدا اللهم ربنا حقق لنا أهدافنا اللهم حقق لنا أمنيتنا اللهم ربنا وفقنا فأنت موفق لكل خير وأنت على كل شيء قدير اللهم ربنا أحسنا عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثبت بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصالح المسلوب القائل في مقلة سيئة ثابتة من نسي الصلاة علي خطي طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء نبي الرحمة نبي التوبة عبد القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا